يديه رجل واحد الثلاثون الحلف على الفتيا àtọrọ àlékún kí ọlọ́run àti àánú rẹ̀ kọ bá ọ̀gá wa síwájú wa annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará alẹ́ annabi àtàwọn sahabi annabi àti ọgbẹ́ tó bá tẹ̀lé lánà annabuwa muhammad sallallahu alaihi wasallam tí ó fi dìjọ gbẹ́ndẹ̀ alkiyama olùwàmọ́sá kàwà náà kúnnú wa pẹ̀lú yọ̀nda ọlọ́run a tẹ̀síwájú láti máa kà nínú tíra kitabu tawhid للشيخ محمد ابن عبد الوهاب عليه رحمة الله قلن قم سعبا وكي عفانا تبقى وعفات والسساء لوري كيقو كني لنا طلون كني سنة نبوة محمد صلى الله عليه وسلم تاوان جي أنفاني رلوني قلن قم سعبا قولوا فاوانا قولوا فوا لا ينبي قولوا فوا ني القيامة lórí àwọn almasailu tí alfa bá wa mú jáde àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn àǹfààní ní táàfà bá wa kójọ lórí báàbù ta kàkányìn orí ẹ̀ náà lásìwà almasalatul haadiyata ashara ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọkànlá التنبيه على التعليم بالتدريج àkíyèsí wá nínú báàbù ta kàtàájú yìí àti àhàdíthà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam tó wáyé ń bẹ́ àkíyèsí lórí kíni àtàlímú bítẹ̀dìrí àsẹ́nu súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ni pé bíyàn bá fẹ́ kéwú ìbẹ̀rẹ̀ láti bèkan ni yọ́ ma wá lọ díẹ̀ díẹ̀ àsẹ́súnà tà nẹ́bìnú sallallahu alaihi wasallam ta bá fura sáàrin yìí in bó láfá àti mú òun ni hadithu mu'adhi bin jabali radiyallahu anhu annabi wa muhammad sallallahu alaihi wasallam gbata annabi ran mu'adhi ipe kọ ma lọ kọ àwọn ará alẹ̀ yamani ní islam kò pé gbogbo ẹ̀ ní ọ̀dá alẹ̀ fún wọn wí lẹ́ẹ̀kan náà wọ́n gbọ́ wọn gbọ́ o ní fa'alimhum kọ wọn fa awwala ma tad'uhum ilayhi shahadatu alla ilaha illallah wa anna muhammadan rasulullah bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ tàwíìdù kí wọ́n gbà pé ọlọ́run lọ́lọ́run kí wọ́n sì má jọ́sìn fún nǹkan míì àfọlọ́run ọba kan ṣoṣo kí wọ́n sì rí mi ànẹ́bì kí wọ́n má rí mi lọ́mọ ọlọ́run kí wọ́n má rí mi bí igbákejì ọlọ́run bèèlé kíyàn òjíṣẹ́ ọlọ́run lòun annabi ni fa'inhum ibi ta fa ti múnu fa'inhum àtọ̀rúkà lè zalik bí wọ́n bá tẹ̀lé ọ tí wọ́n gbọ́ ilé yìí tó yé wọn fa'alimuhum nígbà wọn ni ó tó kọ́ wọn lómi kọ wá kọ́ wọn pé annallọ́ha faradọ̀ aléhìm khamsa fèlìyàwó mẹ́wàá annabi tẹ̀síwájú sallallahu alaihi wasallam annabi ni fa inhum ata'uka lidhalik ńgbà wọn bá ti gbọ́ye tí wọ́n sì mọ̀ pa àmà kírun ìgbà wọn ló tó kọ́rọ̀ zaka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ afá ní ẹ̀rí lélẹ̀ yìí tààfiri pé àsínú pé at-ta'limu

kọ̀rọ̀rùn tó bó ti rọrùn yìí gbogbo wa náà ta jẹ́ kéèkéèké yìí ńgbàta fi wà ń lè gbogbo ìta ń wí báyá bí ọ̀rọ̀ ọgbọ̀n ọdún àbó díẹ̀ náà ni nílé kéwú ti dáyí ni àbí ni ẹwọ wà látà máa rí tíra kan tí wọ́n mú wá láti ilẹ̀ tí pé méjì yà ẹmọ́ wulẹ̀ dákọ̀ ẹlọ ṣe gíní ẹlọ ṣe fotostati rẹ̀ àánú ọlọ́run yí wá ń pọ̀ débi pé lónìí èyàn kàn jókó ń yàrá rẹ̀ wọn àìwó lẹ́ ń dàmú sí ẹ̀dàun lódú rẹ̀ <laughs> gbogbo tíra ní bó ti lè wó tó nígbàtí yàn bá fi gbé tíra ìlọlé oun volumes nínú yàrá tọ́kàn máa tẹ́ pin tí ó sì bọ́ sórí kọ̀mpútà rẹ̀ ó sì tẹ́ pin àwọn ọmọ yàwó kan kó kan jọ wọ́n ń pè ní al-maktabatul alfiya ó rí àìmọye àwọn kan tún ṣe wọ́n tún ní al shamila gbogbo eléyìí min rahmatullahi azza wa inú àánú ọlọ́run ni ó táa sì ń fún àmẹ́ mẹ́jà ara àwọn ọ̀nà àsìlò ánà ọlọ́run yìí ni pé ọ jẹ́ kó ń kálukú tètè ma àzúmù pàfà lòun kó tó fa ah, ẹbí kó wọ́n dáunlódù ẹ̀ òun sì ti gbọ́ lárúbáwá kó wọ́n sì ma ká ọ̀pọ̀lọpọ̀ tí ń dayé rú lónìí ọ̀nà kan pàtàkì nù ọwá jẹ́ kó se pé ní ẹnìkan wà kàn dìde hàn òun yọ wà ní gbogbo táwọn àfáà ń wí látọgọ́rùn mẹ́rin àtọgọ́rùn márùn ọdún wọn ọgbọ́yé ni òun tí òun kàtírà tí wọ́n kọ náà lòun ká òun tí ó rà táwọn àfáà yí kọ náà ni ọkà òun lòun wá gbọ́n tí wọ́n gbọ́yé látorí ayé àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam àsìlò nẹ́ẹ̀mà ọlọ́run ọba ni inú tí nípa kí ti wá sí ni pé ìní tíra ń lé ìdáunlódù tíra ní ìdí àwọn alfáà lè ìtọ́ bá fẹ́ rúwa lójú gbogbo ẹ̀ náà kí ó rúwa lójú a máa rẹ̀ tí ó máa rúyàn lójú tí ó nédè kátọ̀ àwọn àfáà lọ wípé a ẹ̀yìn àfáà súnnà bó ní ànẹ́bì tó àrin yìí bó làwọn sọ̀hábà gbọ́ yìí àmẹ́kẹ́yìn sallallahu alaihi wasallam kó ipé tí wọn gbọ́yé láti gbà ń ẹnìkan wá nílò nílò wọn gbọ́yé ibn tẹ́mí ò wí báyìí ìmọ́mù máàlìkí ò wí báyìí ibn abbas ò wí báyìí kọ́dẹ̀ lómí lẹ́nu ẹ̀ yóò ní òun bá yí sọ́rọ̀ súnnà ń pé ibn abbas ah, ibn abbas gbọ́ súnnà yé jùwọ lọ torí ẹlòmí kan pè rẹ̀ ní sálàfí kọ̀mọ̀túnmọ̀ máa ná asálàfíyà ìtumọ̀ sálàfí ni pé bílàkà ìmí hadi hiya hakikọtu asalafiya bẹ́yẹn bá sì wo fi máa wọn àfá àwọn tó kù láyé lónìí abá bẹ́ẹ̀ lọ́wọ́ wọn àwọn tọ́lọ ní aláǹfààní àti kéwú lọ́dọ̀ wọn mọ́rán tí ṣekùnà sheik muhammadu ah, al-mukhtaru shinkaiti hafizahullahu ta'ala àwọn wájú wọn jọ àwá tẹ̀lé wọn pé ah, bàbá irú ilé ìtẹ̀wì ẹ̀rí tó sì wá báyìí náà sáà lè wá tú lọ báyìí wọ́n wá dákẹ́ nígbàtí wọ́n dáhùn kí ni wọ́n wí wọ́n ni tẹ́yìn ọmọ yìí wí orí bẹ́ a lè ṣe kí ni a lè tù àmẹ́rin tí mo fi dákẹ́ ni pé lam ajidman sábàkọ ni ilẹ̀ àdálìkà mina salaf mo ronú lọ ni dídákẹ́ tẹ́rí mo dákẹ́ ń pé ta ń wí báyìí rí nínú rahimahumullah wa radiyallahu an bàbá ní torí bẹ́ẹ̀ èmi ò ṣe fàtíwá fún yín bẹ́ẹ̀ o àmọ́ ń pé ń tẹ́ wí kò sí gíní kọ̀dá ọ̀dá àmọ́ ìrìn tí ìrí ẹni ó wí rí yẹtẹ̀hìmúnà àǹfúsàhùn wọn a máa suspect ara wọn pé bọ́yá wọn ọ̀gbọ́yé ni kò sí ṣe pé tí gbogbo àwọn sọ̀hábà nẹ́bí ọ̀gbọ́yé táwọn tábí ọ̀gbọ́yé táwọn àìmọ̀ mọ̀záìbì fíkí ọ̀gbọ́yé èmi ní wà gbọ́yé lónìí àwọn àfáà sálàfù máa sá fún rẹ̀ kọ́dá bàbá Muhammad Nasiruddin Albani rahimahullah àwọn náà wí tọ́jọ báyìí nínú lẹ́kṣọ́ wọn kan ọmọ kan náà wá bá wọn náà ni bàbá ń tẹ́ wí àdífì tẹ́ wí ẹ̀yìn náà lẹ́tún kí àdífì báyìí fún wa síkọ̀ yẹ ká tú báyìí ni bàbá lèmi náà rò bẹ́ẹ̀ àmọ́ tí ó jẹ́ wí ni pé lam ajid man qala bihi min as <laughs> ẹ̀yìn lẹ́kàn rí mi pé lárúbáwá ni mí lónìí mọ́mọ̀ pé pìlẹ̀ mi europe mo ti wá bàbá albá nínú sọ báhùn ọmọ europe ni mí ní pìlẹ̀ bọ́bọ́bọ́ pé ìjọmọ europe bàbá albá ní àwọn bàbá bàbá wọn lọ́jọ́mọ europe ilẹ̀ lárúbáwá ni wọ́n bí àwọn sí ni wọ́n dàgbà sí bọ̀ síbẹ̀ náà bàbá ní ìmọ̀ wò kọ́mọ̀sẹ̀ pé alọ́jìmà ọjìmà ti ń bẹ lára mi díẹ̀ ọwọ́ kan àìjẹ́ lárúbáwá tó pure kọmọ ẹgbọ́n lọ jẹ́ ìfẹ́ gbọ́ nǹkan mí yé tí gbogbo àwọn sálàfù ọ̀gbọ́rú ẹ̀yẹ hadi hiya hakikotu asalafiya torí náà in ti sheik muhammadu abdullahi pàkí sí wá sí yìí níma ọlọ́run ẹmẹ́jà sí lò níma ọlọ́run ni pé ọ̀nà mọ́rọrùn púpọ̀ lónìí àti ratíra náà rọrùn tíra ríra kọ̀ rọrùn báyìí tẹ́lẹ̀ náà bẹ́yẹn àwọn tí ń tẹ tíra náà pọ̀ nísìnyí kọ̀tí ẹ̀wà nìdì mọ́ lórí ìntánẹ́ẹ̀tì nísìn ọfẹ́ sí tíọ́rà tí èyàn ní bá ń bẹ̀ lọ́fẹ́ tí ó dáúnlódù gbogbo eléyìí ní ẹ̀mà ni àmì ẹmẹ́jà sí kíni ẹmẹ́jà sí lò ẹjá ma rántí pé nù nẹ́bí pẹ̀lú ẹ̀rí yìí ni pé àtàlímú bí tẹ́dìríkì bẹ́lómi ọba bẹ̀rẹ̀ halkọ̀ fáwọn èèyàn mọ́sálásí nìsìn almuhalla ibn azim ni ó fi bẹ̀rẹ̀ pé àfẹ́ ma kí almuhalla ibn azim ta ní bẹ̀rẹ̀ rú bẹ́ẹ̀ òun ni bẹ bá tún wo tafsirul Qur'an al-Karim tafsirul Imam Ibn Kathir rahimahullah ingbata Imam Ibn Kathir ń túnmà pé ìbítọ́lọ̀ eh, ti sọ̀rọ̀ eh, ar-Rabbaniyun aya náà mọ̀rọ̀gbẹ́nu Suratul Baqara ni tààrán ti aya nìkan wa létí hmm? níbi tọ́lọ̀ ti dákọ àwọn kíni arọ́bá ni yún àwọn àfáà kan lọ́lọ́run ròyìn bẹ́ẹ̀ pé arọ́bá ni yún ní kúkúrú ọlọ́run padà ràn wọn lè jẹ́ àyà yẹn but alimọ́ bẹ̀mùnà kẹfì rí ngbà tí ó tún máa àyà yìí alladhi yurabbi an-nasa bi sigari al-ilmi qabla kibari aha walakin kunu rabbaniyin walakin kunu wala yaqulu lakum walakin kulu rabbaniyin ayati mo fe lo nanu walakin kulu walakin kunu rabbaniyin al-imam ibn kathir ní ìtumọ̀ rabbani tí wọ́n pè eje eja fa tọlọ́hun òun lẹni tí ó pé ní kéwú kéèkéé ní ọkọ̀ fi bẹ̀rẹ̀ fáwọn èèyàn kò tó ma wá fẹ́ lójú kò tó ma fẹ́ lójú torí pé ìbẹ̀rẹ̀ pẹ̀lú tí láàká ìwọ̀n ọ̀gbẹ́ ń pìlẹ̀ ìdá fìtínà lẹ̀ òun implication ọ̀rọ̀ tó ń sọ jáde yọ́ ma wá láàká ìṣẹ̀tọ́ ni burú yóò tún ma wá tàn ṣètọ́ ní ọmọ tàn pé àwọn àfáàyàn ọ̀láyà ni tí ó já wọn ó ti lè sọ̀rú ní tẹ́mẹ̀ sọ inú àwọn àfáàyàn bẹ̀rù ní gbogbo eléyìí ní mọ̀dáàkìlì ṣètọ́ àwọn àfáàtọ́ ọlọ́run bẹ̀rù èèyàn ọlọ́run ni wọ́n bẹ̀rù bí wọ́n bá bẹ̀rù èèyàn wọn ò ní fi àjẹ ìmọ́mù mọ́lì kí dépò pápá rí ó rèé kò ní lè jápá sí wọn ò ní ma wọ́ ìmáàmù alìmáàmù ahmad bin hanbal wọ́n ma nà lọ́sàn lórí wọ́n ma wọ́n ta lórí àfá ńláńlá ní ti torí pé wí tọ́lọ́run òwú ó sì lóhun ò se bẹ́ẹ̀ àmọ́ngbà tí ṣe ìtọ́ ni ọba tanrú ẹni yìí pé àwọn àfá yẹn wọ́n bẹ̀rù ni àwọn àfá yẹn àbíkọ́ ti ẹ̀pá àwọn àfá yẹn ọgbọ́yé ni ó sì kà tí gbọ́rọ̀ ọlọ́run ọba ìsinímọ̀ ọlọ́run ọba lò ẹni ẹ̀kejì ká sì mọ́gbà kíni ká mọ́gbà ṣètọ́ ọ̀nì láyé o orísìírísìí ọ̀nà ni mo fi máa sọ fún wa pé inú tíọ́rà tọ́ dáa tọ́yẹ káwà ọmọlékéwó ní lẹ́yìn ò ya àbíkọ́ dáúnlódì ẹ̀bí mo ti wí yọ́ wà lórí nẹ́ẹ̀tì nísìn òní tíọ́rà alimam ibn jauzi rahimahullah tó iblis àwọn ọ̀nà tí ìbìlísù ṣètọ́nì tí fi dankarú mọ́yàn lọ́wọ́ tó rò pé dáadáa ló ń wí ní bẹ́ẹ̀ ó ti dọ̀rọ̀ ti ṣètọ́nì kọlọ̀n yàwá ya èṣù min tí ẹni ìnsì waljin torí náà àtẹ̀mbíhù alẹ́tàlí mẹ́bí bí tẹ̀dìrì ẹ̀dàkùn ó dá púpọ̀ kíyàn bẹ̀rẹ̀ láti bìkan ó bá kó ń bẹ̀ ń kó tún bọ́ bìkan ma dúó no àmẹ́rí ma pé àwa náà kàn fẹ́ kí wọ́n mọ̀ pa mọ́ a ma wá bẹ̀rẹ̀ látorí ńláńlá láìtí ìmọ̀ kéèké fìtínà ni ma dálẹ̀ nírú fìtínà tọ́pọ̀lọpọ̀ àgbáyé àwa ń fara kí nàìjíríà ń bí ti ilẹ̀ lárúbá burú ju ti èyí táwà ń rí nàìjíríà yìí lọ pẹ̀lú páwọn ọmọ kéèkéé kan wọ́n kàn jókòó ni wọ́n àwọn ọmọ ọlọ́nkọ́ mọ́sá sọ wa ń bẹ̀ o àtàníyàta àṣàrà albùdáàtù bil ahammi fal aham inú súnà nábi náà túnú sallallahu alayhi wasallam ẹwà àwọn ẹ̀kọ́ ńláńlá tí sheik muhammad ibn abdullahi bá wá fàyọ̀ táwà lákàí ti wá lè má lọ́bẹ̀ àsíbí wọ́n bá ní ká prioritize ká ní priority pé gbogbo eléyìí náà lọ yá se àmẹ́wo ni ó se pàtàkì ju ọ̀kan lọ súnà nẹ́bì ni sallallahu alaihi wasallam òun làfá ní kíyàn bẹ̀rẹ̀ bil ahammi fal aham inú problemu inú àdánwò tí ń bá musulmi láyé lónìí náà mo ti sọ ní conference kan lẹ́kọ̀ọ́ pé ẹjá fi èsì àìlò súnà yìí ń kó bá iṣẹ́ ìsìlámù lọ́nà wo ẹnìkan jáde ilé kéwú nìsìn ó sì fẹ́ jíṣẹ́ tọ́lọ́run ọ̀fẹ́ dálé kéwúlẹ̀ ọ̀fẹ́ jẹ mùdírù ọ̀fẹ́ jẹ àfohun wà sí ọ̀fẹ́ jẹ kítún ni ọ̀fẹ́ jẹ ìmọ́mù ngbọ̀ ọba tún yá wọn ni ẹja dá ibi táti máa tẹ̀tíra kalẹ̀ ngbọ̀ ọba sí á ẹja dọ́síwítù mùsùlùmí kalẹ̀ bẹba gbogbo kìíní yìí lọ́pọ̀lọpọ̀ ọ̀lú àti nàìjíríà yìí náà a wà bá gbogbo ẹ̀ tètètètè a sì dí ilé akọ̀ kíláàsì yà ní rí kan Eh, akọ̀ masalasi kò ní ní windo a tún bọ́ sí ibẹ̀un náà àwọn ọmọ tá ń kọ́ náà akọ̀ wọn díẹ̀ kò ní yanjú èése tá bẹ̀rẹ̀ bil ahami fal aham láyú kàlífò lọ́hù nafsan ilẹ̀ àwùsá ah gbogbo náà lọ dá o àmẹ́rí ní àwùjọ bí tí mi wà yìí eléyìí se pàtàkì ju ìyókù lọ kódò se pé tí wọ́n se pàtàkì òun ni ó se pàtàkì láwùjọ tí ẹ̀ lápẹjúwe nísìn ẹlòmí ọmọ bú ẹlòmí pé àpẹjúwe ọkàn wá sí mílàká inú tí mọ̀ ń gbọ́ ni òyìn gbèrú ẹni kankan o wípé ẹ àfà alamọ́yìn kò ní hálíkọ̀ irú hálíkọ̀ táwà ń se yìí pé kò ní kíní kò ní hálíkọ̀ káyàn mẹ́wàá ogun ọkàn ma wá àbí márùn-ún gbà mí ẹlòmí ò tún ní wá pẹ̀pẹ́ yìí ní ó dẹra rẹ̀ mọ́lẹ̀ fún ó lè ní nǹkan míì tí ń se tó se pàtàkì ju halikọ̀lọ̀ lápẹjúwe torí náà ẹjá fura sí súnà nábi sọ̀lọ̀sọ̀lọ̀m in ta fẹ́ se ó lè pọ̀ àmánú lànà nábi wá ní pé káwá jòkó káwò pé bábá ti ẹni àtò èwo lọ́yẹ kọjá kọ̀kọ́ èwo a wà wo resources ta ní agbára ta ní owó ní àsìkò ní ààyè ní gbogbo ẹ̀ ní wọ́n ń resources bọ́ bá ṣe ṣe ká kó mẹ́tẹ̀ẹ̀ta yípọ̀ alhamdulillah àmá ọ̀pọ̀lọpọ̀ ọgbà kìí tó owó ní tó àsìkò ní tó àyè ò ní tó ẹ̀yùn ní ọwà di pé albùdá àtùbíl àhámi fal'aham àwà òkà ẹjá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú masalasi gbà masalasi bá dó táwọn èèyàn mọ̀ bàbá tí ẹ bá fi kíláàsì kùn bàbá tí ẹ wá pé àndá hospital lẹ bàbá tí ẹ wá pé a máa mójú táwọn ọmọ òrukàn gbogbo ẹ̀ náà lọ dá a máa àwùjọ mùsùlùmí lónìí àyè máa prioritize ìmá sọ pọ̀lọpọ̀ ọsẹ wa di kí ni wọ́n ń pè orúkọ òdókó

àmọ́ wọ́n se pàtàkì júra wọn lọ́la nẹ́bì fi ní fẹ́lẹ̀ yìí bẹ̀rẹ̀ bí wọ́n bá gbọ́yìn òye tí wọ́n se tán ọwá lọ bí eléyìí bí wọ́n bá gbọ́yìn òye tí wọ́n inú ẹ̀kọ́ ńláńláta kọnu báàbù yìí masrifu zakat masrifu azakat àwọn wo ló zaka àwọn wo ló ní nínú tọ́lọ̀un tí kò fi kalẹ̀ kí ẹnìkan sẹ̀sẹ̀ ma gbìyànjú kọmọ sí hdr pé ń bó láwà fi sí inú rẹ̀ lọ́rọ̀ zaka ọlọ́run sọ ń tá yọ ọsọ̀bí tá ti yọ ọjá mẹ́yẹ owó láyọ ọjá mẹ́gbà tá yọ pọ̀wádó lórí gbogbo yíhun ọsọ àwọn tá se kíni àwọn tá tún yọ fún mọ́sírífò zakat ayal 60 suratu tauba nu al-qur'an al-karim aya ọgọ́ta innama sadaqatu lil fuqara'i wal masakin ila akhir al-aya àwọn aran eyan mẹ́jọ loluwada konu aya yìí aya 60 suratu tauba yìí àwọn wọn ni wọ́n ni zaka òun náà lọ jáde hadithi mu'adhi bin jabali lafafi mú annabi ni wí fún wọn bí wọ́n bá mọ́ tàwídù tán ẹni tí ó mọ́ kílẹ̀ ń kí ó mọ́ zakawa sí kí láǹfà ní ẹ

kóhun ló ní tàwídò ìpìlẹ̀ ẹ̀sìn kákídà wọn dá wọn ó sinmi ẹbọ sinmi bídíà èyí wọn ní ó jẹ́ kí gbogbo tó náà bá ń se ó wúlò fún anábi sọ̀rọ̀ sọ́lọ̀m wá ní bọ́bá dọ̀rọ̀ zaka o ìpele mélòó lànábi tó ní kí mọ̀ágọ́ di mọ̀wàhìdín ọ̀sọ̀rọ̀ ọ̀run fún wọn pọ́dà mẹ́ tí ìsọ̀rọ̀ ọ̀run ànẹ́bì ní bí tàwí ìdìmọ̀ ọlọ́kan ọ̀bá dó bọ́bá wá kírùn tán ọkàn gíní ọkàn zaka annabi sọ̀rọ̀sọ́lọ̀m wá sọ̀rọ̀ zaka pé tó kọlu min agniya ihim fàtúrọ̀dù fi fòkọ̀rọ̀ ihim annabi ní zaka ni ta ma gbà lọ́dọ̀ àwọn olówó àwọn wọlá sì ma fún àwọn tí ò ní alfòkọ̀rọ̀ eléyìí láàfin mọ̀ pé ní ta ní máa yọ zàká òun lẹni tó ní tààlà máa yọ fún òun lẹni tí tí ò ní ẹ̀dàkùn kí ní ìran kẹta sí ìran kẹta mẹ́ ẹni tó ní àtẹni tí ò ní ọ̀nà méjì òun náà ni ẹlòmí ilé mọ́ gbá ah, ẹlòmí mọ́ ní púpọ̀ bẹ́ẹ̀ ni àwọn tó ní náà àwọn náà ní jura wọn lọ <laughs> àtẹni ó ní ẹ́ bí ó ti máa wó gbà yìí máa se dédé ni aláìní àwọn olówó ní èsè gíní ẹ́n àwọn ní èsè dédé torí náà gbàgbé yíun ọ̀nà méjì náà ni wá <laughs> ẹni ó ní àtẹni tí tí ò ní anábíwá ní zaka ni ta gbà lọ́dọ̀ ẹni ó ní ta fáwọn tí kò ní àkíyèsí tí mo fẹ́ pè ń bí ni pé àwọn ìdájọ́ zaka kan rújú lónìí fatiwa lè pé méjì ń bẹ̀ ń gbà míì ẹlòmí ó ní kò sí zakanu salari ya àwọlówó ṣùgbà tí ń gbá ní àná wọ́n sì ní zakadi bí ọba pé ẹ́ hàwàlá ní alhau kọdún kan ó pé kó wọ́ wà lọ́wọ́ ẹni fọ́dún kan dáa gbọ́lá ó ti kóró bá ń sọ à bí aláti bá ti ń dáhùn báyìí ni ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ fàtíwà pé wọ́n ni ò sí ìzàkánú sálárì ò ọwá èyí tó tún burú jù báhùn lọ ni pé ẹlòmí wá ń se consultant ń gba sálárì in tó ń se consultancy ọ lè wá rí consultancy ẹ̀kan half a million wọ́n ń gbà yí tó jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú pé a kẹ̀kàn se consultant fún wa ní consultancy ẹ̀kan ọ lè gba ìlú lè gba mílíọ̀n olè mọ́tò bẹ́ olè jù bẹ́ẹ̀ lọ irú rẹ̀ inú ní owó tó wọ́n nà nísìn kò sí zaka ń bẹ̀ àwọn alfáà pà kéèsí wa pé kíyàn ó ronú sí àdíta nẹ́bí sọ̀rọ̀sọ́lọ̀m zaka ni tí a sẹ́ni tí wọ́n lè máa pín sàká tó ń náà jáde pé ah, ẹ̀dàkùn ẹ̀bà mú tèmìnà bọ́bá wà ní òpò bẹ́ fàtòrọ́ dò fí fókọrọ́ ìhì ọ̀rọ̀ rẹ̀ clear lọ́dọ̀ ọlọ́run àmẹ́yàn wà ní òpò fàtòrọ́ dò fí fókọrọ́ ìhì gbogbo ẹni tí salary 100,000 ká mọ̀ tàn ni ní nigeria láfí ń sẹ̀xample ìgbà salary 100 ìgbà 200,000 bí ọ̀bá ní sépèlé rẹ̀ wọn gbọ́rọ̀ pé sàárà torí sàárà ní zakao ọkàn jẹ́ sàárà dandan ní o torí ẹ̀ ńgbà tọ́lọ̀wọ́ pẹnu sọ́rọ̀tù bá kọ́rà kí ló pé ìnàmọ́ àsọ̀dàkọ̀ sàárà ní zakanẹ́ òun kàn jẹ́ pé kèé sí sàárà ó wù mí ọfẹ́ ọkọ̀ ọgbọ̀dọ̀ mú wá irú ẹni iná wọn ní pé wọ́n pín sàárà ńgbàtí èyàn bá wá sínú ẹni tí ó gbà zàká tó tún yọrọ ẹ̀kọ́ nú ẹni tí ó yọ zàká a wà bí pé bó lọ wà ọ̀yọ́ ò sí lé ségíní ò lè gbà láwọn afáàfin ní kéyàn mọ́ tanra rẹ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam irú bí wọ́n ti ń rówó nígbàtà annabi ń sọ̀rọ̀ zaka òun la annabi júwe fún wọn kò sówó oṣù lójú ayé annabi sallallahu kò sí gíní kò sí sálárì kò sẹ́ni tí ń gba sálárì lójú ayá nábi sọlọ̀lọ́hu aléhi wasallam in tí ọkọ́mọ̀ lówó náà ni pé àdákò ó sì dìgbà tí ya oré àbí à ń tajà ń rajà àti ń tọ́jú owó sílé àbí ọjà lásì níyìí àmọ́ka àti ìrí ìta ànẹ́bìjúwe gbogbo yíò tọ́rẹ́lòmí ọmọ yíò náà pé bí i bá ní ọjà ń lé ọjà tó fẹ́ tà tí zaka bá ti wọ́ọ̀wọ́ o ẹ̀sẹ̀gbà àkútí tà ọ válù rẹ̀ èlò ni bàbá ń sìmẹ́ntì iye oní búlọ́ọ̀kù bàbá ẹlẹ́gá iye oun pọ́tírì gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ́yàn ní tọ́ fẹ́ tà bàbá tí ń talẹ̀ tí ń ralẹ̀ bí lélo sí ń kọ́lọ̀ ń tà ní gbogbo tẹ́yàn bá ti ní mọ̀fẹ́ ta ilé yìí ni èyí tó lọ yọ̀nda fún ọ ní tó fẹ́ jẹ ọba ẹ̀kẹ́ pọ́tù rẹ kọ mọ́ pàǹkan rẹ jẹ ní kò bọ́bá ẹ̀kẹ́ fish pond rẹ bébí bá dé àbí ọfẹ́ sàlejò ló torí ẹ̀ mọ́ sin ẹja ọlọ́run òkè omú zakawa mẹ́ bọ́bá ẹ̀kẹ́ lè rẹ tí o ń gbé torí kọ mọ́ bá gbé ní kọ́dà bó fi rẹ́ǹtì gan owó tọ́ àmọ́ gbogbo ń ta bá gbé kalẹ̀ pa fẹ́ sọ́dọ̀ owó lòun náà nù sẹ̀ríà ò

gbogbo tẹ́lòmí ń gbà ní ọ̀sẹ̀ kan àbẹ́ ìtíwọ̀ náà ń gbà nàìjíríà lóṣù kan ó tó ń tí nẹ̀sọ́ọ̀bù ọdún kan tí sẹ̀ríà ní bọba pọdún pẹ́lòmí ọba ní tanra rẹ̀ ìtí ń gbà lọ́sẹ̀ àbẹ́ ìtí ń gbà ní oṣù òun ò sí lé sí kíní òun ò sí lè yọ làwọn àfáà súnnà sí gbà wá mọ́ràn pé wòó bákan nù méjì ni nínú kọ yọ bọ́bá dálìkì ya mọ̀ kọ wá rí pé a kò sì yẹ kọ yọ kí ni wọ́n se ẹ̀kà kún sàárà fún tí ó sẹlẹ̀ nù bí ọ̀bá bọ́ sí zàká yọ bọ́ sí kíní ó sì bá nǹkan rẹ̀ ń bẹ̀ lẹ́kùn rẹ̀rẹ̀ ọlọ́run wọ́n wá dálìkì àmọ́ ọlọ́run wá ní adúrúbá ti bú fún ọ̀tọ́ yìí consultancy 500,000 salary 200,000 nkankan ó sì yọ zàká ládúrú ọdún yìí níbòlò ti yọ ọmọ ń náà kò sí in most cases owó táwọn èyò sì yọ zàká rẹ̀ yìí àwọn kí wọ́n máa náà tí ìntànọ́mà náàbì adámọ̀ máa se mi hùnù gbogbo owó tí ń kójọ tí ń kójọ tí ń kójọ yìí àwọn kan wọ́n padà máa se gíní àwọn kan làwọn ma gbádùn rẹ̀ lẹ́yìn rẹ̀ òun ni ó sì jìyà kò mẹ́tọ̀ tọ̀lọ́n kò ń bẹ torí náà làwọn àfáàfi ní ẹ̀rẹ́ ni tó bá ti rí pòun gbowó túlù báyìí mọ́wùlẹ̀ dódọdún kan èwó làbúrọ̀ dódọdún kan bọ́ bá ti gbà yọ èlò ń gbogbo eh? one percent owó ńláńlá tí mo dákọ million èlò lè yọ yọ 1 million sẹ́mọ́ èlò eh 25,000 naira kò jù báhùn náà lọ 1 million naira tó wùlẹ̀ jẹ́ ṣe tọ́ ní okó bọ́ eh 25,000 naira nínú kíni eh nínú 1 million àfi bí ọba jẹ́ ṣe tọ́ ní okó báhùn lókù òróǹrónù yọ́kò ń bẹ bí ọba ti ẹ̀wà bọ́ sí zaka yọ́ bọ̀ sí sọ́dákọ̀ torí náà làwọn àfáàfí ma ṣe fátíwá pé al-amwal al-mustafada àwọn owó tàn ráǹfà ní rẹ̀ ọ̀sẹ̀ pé ń wá léraléra tí kò sì sí possibility pé yọ́ ma dúó lọ́wọ́ wa di ọdún kan torúrù gbésí ayé tà ń gbé bàbá tí ń rówó láká ìwó ti tanná síbi tá nà sí bó bá ti ń dé ni láká yọ́ ma ya gbogbo tẹ́yàn ọ̀rọ̀ tẹ́lẹ̀ nísìnlérò wọ́n ma dé tètè yọ díẹ̀ ń kú ń bẹ́ẹ̀ tí ọ ma jẹ zaka torí náà mọ́sírí àzàkà bàbá wá yọ zaka àwọn alfa nínú fíkrí wọn ni ẹni ọ bá yọ zaka rẹ̀ fún ẹni tóun náà mọ̀ pọ̀ ọlọ́run òpó wọn yọ fún ọyọ zaka o ẹ̀rákùn ẹjá gbọ́rọ̀ ìdada bí ẹni ó kírùn ni lásìkò tọ́lọ́run òpé ó kí sókírùn sókírùn mẹ́rin bá kí magribi nísìn só nírùn magribi ń bẹ láàrùn rẹ̀ pé kò kí wọ́n bá kú bẹ́ẹ̀ yóò jíyà rẹ̀ bẹ́ẹ̀ náà lẹni ọ yọ zàká tí ó kùn lá pé gbàdí agan rí ẹjí tẹ́yìn náà fẹ́ zàká ẹwà gbà ṣékùnà <laughs> mohamed eh, eh, ibn abdullahi al-gunaiman hafizahullah ní àwọn àfáàwà àwọn àgbàfà tó kún saudi nísìn bàbá gunaiman ni ẹnu wọn mo ti gbọ́ ngbàtà sí wà ní madina pé wọ́n bí mí bí bèèrè kan

yẹjìbò àlàkú lè mú kálẹ́fín àyẹ̀ṣẹ́ wọ́n nínú rẹ̀ ṣìhádù ni pé alìṣìhádù fi masrifi zakat alìṣìhádù fi masrifi zakat ọgbọ̀dọ̀ sí ìṣìhádù ọwádìí ẹni olóhun tọ́ sí zaka sọ tọ́ sí lóòtọ́ torúgbìyàn bá gbé zaka rẹ̀ fún ẹni tí kò sí nínú rẹ̀ mẹ́jẹ̀ẹ́jọ tọ́lọ̀ nẹ́yìn ọgbẹ̀ fún èyàn ó sé kíní èyàn ọ̀yọ́ zaka ò torí náà kápá kí sí àwọn èèyàn àfá àti ma sàdúà fún mi ní bọ́bá lówó tó fún ní tó ìsẹ́tù kọ́ntrakti àdúà rẹ̀ lọ́tọ̀ gbọ́fẹ́bọ́ ìpẹ́kọ̀ bá súnà mú o àmọ́ lọ yanjú yún lọ́tọ̀ mọ́kúsàká fún o bọ́bá ìpẹ́kọ̀ sí inú ran kíni inú ran èyàn mẹ́jẹ̀jọ tá ayọ sàká fún torí àfá mi lọ ní àlòun <laughs> wọ́n tún máa yọ zaka fún ọ̀yọ́ zaka o ọ̀yọ́ zaka o gbogbo ń tọ́ bá rí gbogbo ẹn tí ọba tọ́ sí zaka ọlọ́wọ̀ òjò rújú ìmọ̀ kọjá láì àbí tó se pé ó ní àmọ́ kò awọ rẹ̀ ọ̀kájú ìlú àlàámìlì zaka zaka ìtumà láàmìlì náà léyá ni pé bọ́bá ìpélù ìjọba ìsìláàmù láwà àwọn zaka kan ń bẹ tí nínú sẹ̀ríà ọ̀nà méjì lápín owó zaka sí a ń pa àwọn kan ní al'amwalu annatikọ̀ al'amwalu asọ̀mítà al'amwalu annatikọ̀ owó tí ń se gini owó tí ń sọ́rọ̀ al'amwalu sọ́mítà owó tó se gini owó tó dákẹ́ ìdájọ́ zaka owó tí ń sọ̀rọ̀ ni pé a ní sẹ̀sẹ̀ dódí ọkọ̀ mú wa ìjọba islamu ní ọ̀rọ̀ abọ́ pé iye zaka báyìí lọ́wọ́ owó rẹ̀ òun ni kí náà ń pè ní alamualu náà tẹ́kọ̀ gbígbà tí yẹn lágbó màlú agbó ẹran ọdáko gbogbo eléyìn mẹ́nàl amuwali annátikọ̀ ìjọba lọ gbà lọ́wọ́ àwọn èèyàn látójú sallallahu alaihi wasallam hadithu ti ń muslim hadithu ta abdullahi ibnu allotubiya òun lọ fa apá nẹ́bí ran pé lọ gba zakat àwọn àdúbà ìwá ló ń wá dé ní tó ń pé wọ́n mú ìmílé yìí ní o ànẹ́bí ní alájálá sàfí bẹ́ ti àbí yìí àwọ̀mí bọ̀yán dúró alyúdà láwù kò sí jókó sí lè yára bí lè bàbá rẹ̀ kọ́ wá rí gbogbo tí wọ́n bá rán èyàn ńgbà wọ́n ti san sálárì tí ẹ fún ọ irú abdullahi bin lutubiyya ni àyà ń bá wí o wà láàmìlínà àlẹ́ihá yóò gbowó gbogbo ẹni tí ń siṣẹ́ lórí ibi tí ń lọ gba kíni zakawa ń bọ́ láti fún wọn lówó tí wọ́n nínú zaka tí wọ́n gbà náà ni bọ́bá ipé sálárì ní àfún wọn sálárì ń bẹ́ bọ́bá ipá láwánsì lálásán fún ibẹ̀ náà láti ọ̀nà àwọn tààtún máa yọ zakakun ní kíni algarimi ẹni ó jẹ gbèsè ibi iná àwọn àfá yíyan o ẹni ó jẹ gbèsè kéṣẹ́ tó lọ tọrùn bọ́ cooperative jẹ́ ọ̀lágbára o ẹni tí ń gba 20,000 naira lóṣù tó wá lọ gba gbèsè cooperative 1 million sẹ́mọ̀ pọ́ kọjá àyà rẹ̀ ọ̀hun náà adọ́ zaka àwọn ní ah, àwọn ah, gbèsè <laughs> gbèsè ìtúmọ̀ gbèsè ní pé gbèsè à níbò mí tí bùkátò ti bí àfikẹ́yàn yáwó tí è jẹun àwọn ọmọ lọ lè wé àwọn ọmọ lọ lè kéwú ní gbèsè dandan òun là fúnrù wọn ní ní zaka wọ́n fi ìsẹ̀bí ìlèlà abára wọn ti ń jagun sójú ọ̀nà tọ́lọ́un òun se tán fẹ́ lọ jẹ jihadu àmọ́kọ̀ lẹ́sìn tí ó gùn kò ní nǹkan àjà tí ó ló àlèfinú owó zaka káà e rà fún un

ìfowókọ́ mọ́sálásí káàtò sínú fi ìsẹ̀bí ilẹ̀ láì púpọ̀ ní àwọn àfọ́ ọ̀faramọ́ pé inú owó zaka ìfikọ́ mọ́sálásí ẹwọ́wó ti mọ́sálásí lọ́tọ̀ wọ́n ni torí pé tàà bá wà kí á fún àkọ́kọ́ ẹni ó ni zakata ní sẹ́mọ́ òun láláìní gbogbo àwọn ni lójọ́ jẹ́ pé nù àdífì mọ̀ mọ́sálásí kan lónìí nísìn bẹ́ẹ̀ bá kọ́ mọ́sálásí kan bó ti lè wó kéré mọ́ irú bí i àbígbòmí iná mílíọ̀nsì lẹ́ẹ̀bí kọ́ ńgbọ̀bá di pé mọ́sálásí lókù dáa ń fi owó zàká kọ́ ẹlákùn yọ́ pa wọn láì nílà àbí kò ní pa wọn lá yọ́ pa wọn lá bẹ́yàn bá lówó ládàpọ̀ túlútúlú níbi kíkọ mọ́sálásí wá owó ti mọ́sálásí lọ́tọ̀ inú bẹ́ẹ̀ náà ni kápákíyèsí wa àìfún yáàyàn ní zàká àì fún bàbá àyàn ní zaka àì yọ zaka fún ìyàwó yàn <laughs> àmá obìnrin lè yọ zaka fún ọkọ̀ ẹ̀ sẹ́mọ́ tó jẹ́ ọyàtọ̀ ẹ́n tó jẹ́ ọyàtọ̀ náà ni pé gbogbo àwọn tá kàkàlẹ̀ yìí àwọn tó pé dandan agbọ́dọ̀ náwó lé wọn lórí ni bí àyàn bá ń bẹ tí ò níṣẹ́ tí ẹ̀ tí ń fi ń jẹun dandan tí ó jẹ ìwọlọ́wà bí bàbá náà bá rí bẹ́ dandan ìwọlọ́wà ìyàwó náà dandan ìwọlọ́wà àwọn ọmọ dandan ìwọlọ́wà gbogbo àwọn ilé ọ̀gbọ̀dọ̀ fi zàká sẹ́tù wọn o àmọ́ obìnrin ò ní dandan kọ́ náwó lórí ọkọ̀ ẹ̀ bó ti lè kó lówó náà kọ́ pọ̀ tó òun ni ìyàwó ta ni abdullahi ibn masudin radiyallahu ta'ala anhu fatima imra'atu zainabu zainabu imra'atu ibn masud ló fi wá bá nabi sallallahu alaihi wasallam pé òun lówó sóhun lè yọ zàká fún ọkọ̀ òun annabi sì ní bẹ́ẹ̀ ni torí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí akàn mẹ́nubà ní ngbàtí sheikh dákọ̀ ọ̀rọ̀ zaka ètò bá kù tí ò yé wa ẹjá wádí rẹ̀ zaka orígun kan ní o nínú orígun ẹ̀sìn islam kọlọ̀nkọmọ́sá lẹ́kọ̀ọ́ nínú báàbù tọ́lọ̀ yìí pàtàkì jọ lọ́nà hadithu ma'adhu náà ni anábuwa muhammad sallallahu alaihi wasallam ní ìtúnmẹ́ ní pé kásìfò ṣùgbà ní ta bá rí pé yóò fa ìrújú fáwọn tí ń ké wájú ẹni a dandan ní salaye sálàyé àfọ́ gbọ́dọ̀ azúmù pé wọ́n gbọ́dọ̀ ti gbọ́yé ọgbọ́dọ̀ mọ́lẹ́bù àwọn tí ń se gíní tí ń bẹ̀ ní ìwájú gbogbo tí ó bá jẹ́ ìrújú ọgbọ́dọ̀ kàṣáfà rẹ̀ ọgbọ́dọ̀ sàlàyé rẹ̀ fún wọn bá nẹ́bì tí ma kọ́ àwọn sọ̀hábà ń kéwùn òun lẹ́fì rí ànẹ́bì bẹ́ bí hadithi yá dàdídì míì náà annabi ó wá throw question sí wọn annabi ó ṣe kíni yóò throw láti mọ̀ bóyá yóò yé wọn àbí kò ní yé bá annabi bá ti rí pé tí wọ́n ń wí ò rí bẹ́ẹ̀ yóò wá sọ fún wọn pé a ti rí ni o sallallahu alaihi wasallam tó náà gbà wá tá a bá ń kọ́ mọ́ kéwú náà káfíyún náà sí kábí ó yé kí kọmọ́ sí rújú kankan tí wọ́n ó gbé kúò ní ilé kéwú kágbìyànjú bá gbára wá bá ti máa ká kílíà ìrújú tí ń bá ń bẹ lọ́dọ̀ àwọn tí ń kéwú lọ́dọ̀ ẹni inú kíni inú súnà annabuwa muhammadi sallallahu alaihi wasallam alkhamisata ashara annahayu an karo imil amwal inú tari inú hadithu ma'azibin jabali annabi ni wa iyaka wa kara ima amwali annabi ni bí wọ́n bá wá gbọ́ tí wọ́n gbà tí wọ́n gbọ́pọ́lọ̀ ní káwọn ọyọ zaka ọwá dọwọ́ rẹ̀ o ọ̀gbọ́dọ̀ ránjú sí ń tọ́ dáa jù ní owó wọn kọ wá pé ètọ́lọ̀ ń fẹ́ ni èwọ̀ ni ìtàwọn mà lówó mo ti wíngbà ní oníkíní bí ẹran ọ̀sìn bí oko dápẹjúwe kéyàn wá dékọ wá ní kan pé ó ti ní tí zakawọ̀ nínú ẹran ó ti níye ọdún bá ti pọ́dún méjì omi ọdún mẹ́ta ó ti níye kéyàn wá pé ẹ̀ṣẹ́ mọ́ ìtó lóyún wá <laughs> àbí ẹ̀ṣẹ́ méjì tó sára wá tó sì mọ̀ pé kàrá ìmà àmúwálì rẹ̀ nù in tó lọ́lá jù tó lápẹ̀lẹ́ jù nù kíni inú owó rẹ̀ ọ gbọ́dọ̀ ránjú débẹ̀ o ẹ̀wẹ̀ kọ́ ńláńlá kọ́dà bọ́ bá gba nǹkan tó jẹ́ dandan tó ti mú tí ó se ṣe nǹkan kan mọ́sálásí ẹnìkan wá fowó ránṣẹ́ ó fi 5,000 naira ránṣẹ́ a máa sọ mọ́sálásí pé adúrúbọ́lọ̀ jí kẹyìn tó yìí ah, olúwọ̀ ọ̀rán wà débẹ̀ ah, òun lọ mọ ìwọ lòun rò pé ọlọ́run kẹ òun mẹ́bí tọ́ kẹun dé bọ́ bá sáhún yọ pàdé ara rẹ̀ pẹ̀lú ọlọ́run tí ẹni kó sọ gbogbo tí ọmọ ní tí wúyàn lórí tẹ́yàn fi yára sí tọ́lọ́run bí ẹ̀ bá náwó sí mọ́sálásí o bá ìlọ́lọ́run ó se fún o bẹ́yàn bá kọ mọ́sálásí o ọlọ́run ọkọ̀ lẹ́kàn fún lálìjánná o bẹ́yàn bá tọ́jú ọmọ òrukàn wà sí ọgbọ̀dọ̀ tayọ ọbáhùn bọ́bá wá sí ogbẹ̀ ọba fi 10,000 naira ránṣẹ́ àbó fi 5,000 kẹ́yàn ma wá pé adúrú bọ́lọ̀ jí kẹwọn tó yìí ìtàn wa mú wá ní ọba mú ẹjá min madrasa muhammadin sallallahu alaihi wasallam ile kewa nabi bi ti n kọ àwọn bọ́bà gba zaka ìyáka wà kọ̀rọ̀ ìmá àmúwàlì má tójú bọ́ gbà erélé ilẹ̀ àmúwà ẹ̀tọ́ kan ń kọ́ àfá kan gbọ́dọ̀ sí rú ẹ̀ kọ́dà sọ hábí annabi ní kọ gbọ́dọ̀ dárú ẹwò sallallahu alayhi wasallam asadisata ashara ẹlẹ́ẹ̀kẹrìndínlógún annabi ni ittaqi da'watal mazlum bẹ̀rù sá jẹ́rù ọgbọ̀ bẹ́ni tó bò sí bá ní ìfàyín lọ́lọ́n lọ́wọ́ o èyí táwọ̀ ọmọ sí nǹkan kan mẹ́lòní annabi ni bẹ́ni tí èyàn bò sí tó bá fẹ́ sé pé èpè ẹni tí a bò sí annabi ni bẹ̀rù ẹ̀ o ní al'ikhbaru bi annaha la tuhjab annabi nifa innahu laisa bainaha wa baina Allahi hijab annabi ni kò sí gàgá láàrin ìpètẹ́ ni a bù sí tó bá sẹ́ láàrin ohun àtọ́lọ́un ìtúnmẹ́ ní pé tààrà ni ó dé tí igbó ara ara tí a ma fi ìsinú kéwùnù sẹ́rí lárúbáwá bíyàn bá sàdúwà fún yàn àdúwà òní bọ́bá sí pè fún yàn kọ́ àdúwà òní ní oníbàbá ń túnmọ̀ kéwù ká ma wá yí ẹnu padà nígbàtí yàn bá tún wá ń pẹ ẹbẹ̀rú àdúwà ẹni tààbò síká ewúláwùlẹ̀ ẹbẹ̀rú mẹ́ kọ́ sàdúwà fún yàn àdúwà ń dáa àlẹ́yìí sẹ́rígbó ti yàtọ̀ dùnáwù náà ni dáa làwú ọsàdùá fún un dáa àlẹ́yìí ó se gíní ẹlùmí ọdún ni ọsàdùá lè lórí ọsàdùá lè lórí ó sé pè fún bó ti tún yóò bá nù ó se gíní ọsẹ́ èpè fún tí lárúbá gbà lérò nù ẹmọ́jà máa tú literal meaning tí ọ máa da ìtumọ̀ tí ò ní jáwọn èèyàn gbàgbọ́ yé kí lọ́lọ́run wí kí sì là nẹ́bí wí sọ̀lọ̀sọ̀lọ̀ torí náà anẹ́bí ní ká bẹ̀rù èpè tẹnita bò sí ọba sẹ́ò torí pé kò sí gàgá láàrin òun àtọ́lọ́run torí náà ẹ̀dàkùn gbogbo ọ̀nà táwa náà bá mọ̀ páàfin sàbò sí fún yàn ẹja jìnà sí o ká sí bẹ̀rù pàtàkì jùlọ tí mo wílẹ̀ kan láwùjọ ti àwọn tó ma wọ́n sí ma mú ti sọ kankan bí kankan sọ fún yí bí náà lónìí chef fódí kamara àwọn ni wọ́n sọ́tàn yí fún mi ìmọ̀bọ̀yá wọ́n sí wà máa àgbàlagbà ní wọ́n gbogbo àti mọ̀mọ̀ wọn náà he was former ambassador guinea conakry ní saudi and former minister of islamic affairs again ní guinea conakry wọ́n padà wá decide nígbà wọ́n retire Madina wọn padà ń gbé títí gbẹ̀gbẹ̀ làwọn wà títí ọlọ́mbà ní káwọn tó kù táwọn ó gbé láyé wọ́n á bá mi sọ̀rọ̀ ń jọ kan wọ́n ní a ah, tí mo máa ń mú ní so àwọn wá sanwó ilé yẹn with the hope pé yànjú tó kù kọ̀ sáà pé àdéhùn àdéhùn tí ń bẹ láàrin àwọn kò pé àwọn padà lè rí àwọn aníkọ́ bá wọn kó owó àwọn pàtàwọn ò rí <laughs> ilé ọ́sá dá owó padà òun ti náwó owó tó sì pọ̀ díẹ̀ yìí ní wá ń fò ní dọ́là fáwọn táwọn bá tún dé pé ha lọ́sẹ̀ tí ń bọ̀ pàdíjọ́ kan àwọn se o àwọn fúnra wọn sọ fún mi o pé àwọn wá bó ti rí àwọn ọfẹ́ máa sàwọn náà àkọ̀tẹ́ nídàrò owó kí mọ́ wá gbà lónìí ah inú rẹ̀ bá dùn pé àwọn tẹ́ àwọn ṣe pé ẹkún gbà ohun ká àti ẹ̀fẹ́ gbà ni pé ohun wa <laughs> gbogbo wàhálà táwọn ulẹ̀ ń wà wọ́n tẹ padà wá rò pé kí láwọn òfẹ́ kan fi sí ọlọ́run sí kọkàn báwọn bá sì bí ní alkiyama <laughs> káwọn gbáǹkà wọn àwọn tó tí bó ti lè wù kí tẹ́rí environment ma lápa lára àyàn irú ẹni iná náà fẹ́ lu jìbìtì ní pọ́fẹ́ àkọ̀rọ̀pọ̀ gbogbo yọ gbọ́nú rédíò yọ gbọ́nú tẹlifíṣàn yọ lọ mọ́sálásí àwọn àfáǹké ọkàn tí wọ́n ilé tó ti wà ìgbà mi bàbá ní lẹ́sẹ̀ kẹsẹ̀ ní ń bẹ àwọn àádákùnmọ́ sí bẹ ìjọ kejì lọ fáàrọ àwọn ọmọbí tó ti rí àwọn onídìẹ̀ máa onídìẹ̀ <laughs> gbòòrò èmi ló ti nǹkan sí lọ́rùn pé lálìkẹ̀ àmọ́ àwọn ń ẹlòmí bá ní ọ̀dá àwọn ó sì máa gbà lálìkíá ẹlòmí ó tún bú ẹ̀rin ní kí ó tẹ̀wà dá àlìkíá mọ̀ ọgbẹ̀n tí máa rírùn ẹ̀rin bẹ́ẹ̀ yóò sun ẹkùn rẹ̀ lálìkíá mọ̀ yóò sun ẹkùn rẹ̀ lálìkíá mọ̀ ọlọ́mọ́síwá ládọ́run mọ́tọ́ hádà wọ́lọ́wọ́ àlẹ́m wasallallahu wasallam wa baraka ala nabiyyina ẹ̀sọ fáwọn èèyàn pé a ti bẹ̀rẹ̀ dárùsùn bí ìpadà pẹ̀lú gọ́lọ́n ní gbogbo ọjọ́ sunday báyìí kọlọ̀nkọ́ ma ṣe rọrùn wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi